إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وعلى وأصحابه وسلم تسليما كثيرا أدوك فالله سبحانه وتعالى أسترى لكم كاتق يا رب فوان نبوة محمد صلى الله عليه وسلم أوارى ليري أوصابيري أتبوبا وتيوم تليل نار تتتي أيوني في جائمة so awa lọ́wọ́ gbẹ̀yìn tíra àkídàtù rọ̀zíyìn àti àlàyé aṣẹ́kùl alama ubaid ibn abdullah aljabiri rahimahullahu ta'ala tírà takhilul aynayn so bi tade òun náà ni bi tí abu muhammad ibn abi hatimin tó ti ń sọ pé òun gbọ́ tí bàbá wọn àti abu zur'a tí wọ́n ń pàṣẹ pé kíyàn pàtì àwọn oníbídá àwọn ẹni ànú ahli zayri wal bid'a so sheikh ubayd wọ́n wá ń sàlàyé ọ̀rọ̀ yìí lọ wọ́n mú àwọn ẹ̀rí wá fún ìdí tẹ́yìn ó fi pàwọn bídá àti ní pé ilé abẹ́ alwala walbara lọ́wà wọ́n sì mọ́ hadithi anas tí annabi sallallahu alaihi wasallam tó sọ nǹkan tí tó ipé tí a bá ti ní èyàn ma gé ni adùn iman sheikh ubaydi wani wa ghayru dhalikum àtàwọn mìína min al-akhbari nínú àwọn ẹgbàwá tó jẹ́ mutawatir afá kí náà pè ní mutawatir بوا غنغني خبر اخبار اما بوا كاني متواتر اتفا سو سو سو سو سو يدفا اتي بوغا نعم ابو كين متواتر عليكم السلام كلا كوني متواتر نعم ابو احمد ما هو المتواتر نعم ابو كين متواتر نعم أبو عمار ما هو المتواتر المتواتر يعني آه، الذي رواه آه، يعني الراوي وضع لكن ما تفرد رواه عدد كثير هو ما رواه عدد كثير يعني،, يعني عدد كثير يحيل تواطؤهم على الكذب يحيل تواطؤهم على الكذب ما هذا هو so wá ti sọ láìmẹ́ ìgbà tàwátùrù ní nǹkan tó ti pé kíni ẹgbà wá tó wá lọ́nà tó pọ̀ débi pé kíni kò pọ́síbù kó ti pé gbogbo àwọn èèyàn yìí wọ́n á jọ kójọpọ̀ láti parọ́ a sọ pé kìí ṣe májẹ̀mú láti gba ẹgbà wá wọlé àbí so kìí ṣe májẹ̀mú kí nǹkan jẹ́ tàwátùrù ká tó lè gbà wọlé alá níbi àkídà ni àbí níbi ìbádà so sheikh ubaydi ni wa ghayru dhalikum àtàwọn ẹgbà wá míì náà min al-akhbari al-mutawatira nínú àwọn ẹgbà wá tó ṣe kíni ó wá lọ́nà tó pọ̀ tí ó ṣe jàníyàn tí ó ṣe pè nírọ́ so tó ń dá lórí kíni tó ń dá lórí ìpìlẹ̀ tí abu zur'a àti abu hatim tán dákọ̀ yìí hadithan an rasulillahi sallallahu alaihi wasallam èyí tó wá ní hadithi látọ̀dọ̀ nabi sallallahu alaihi wasallam ni wa nassan àtèyí tó wá ní kíni àtèyí tó wá ní ẹgbà wá an tabi'iyyin látọ̀dọ̀ àwọn tán wá lẹ́yìn àwọn sahabi wa man ba'dahu àtàwọn tán wá lẹ́yìn wọn bal وجد هذا عن أصحاب النبي صلى الله عليه وسلم wọ́n ní kódà eléyìí wọ́n gbà wá látọ̀dọ̀ àwọn sahaba nabi sallallahu alaihi wasallam eléyìí dá gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí sheikh rabi'a sọ ni pé awwalu man takallama fi ahli albida ẹni aláwọ̀kọ́ tó sọ̀rọ̀ ń pa àwọn bida rasulullahi sallallahu alaihi wasallam òjíṣẹ́ ọ̀nà ọba ni oye so sheikh rabi'a sọ eléyìí so ní pé ẹni aláwọ̀kọ́ tó sọ̀rọ̀ ń pa àwọn bida òjíṣẹ́ Ọlọ́run ọba ni so òjíṣẹ́ Ọlọ́run ọba ló kọ́kọ́ sọ̀rọ̀ nípa àwọn oníbídá wọ́n ni fakana so sheikh ubaydi wọ́n sọ́n bíbá ní pé eléyìí wá ní hadith látọ̀dọ̀ òjíṣẹ́ Ọlọ́run ọba ó wá látọ̀dọ̀ àwọn tabi'in kódà ó tún wá ní kíni ó wá látọ̀dọ̀ àwọn sahabi annabi sallallahu alaihi wasallam wọ́n ni fakana ibn abbas radiyallahu anhuma yaqul wọ́n ni ibn abbas ma adhunnu anna ahadan kò sẹ́ni kankan tó sì pé ahabba ila shaitani halakan tí shaitani nífẹ̀ẹ́ sí kó sí kí ni kó parun minni al-yawm ju èmi lọ lónìí kò sẹ́ni tí shaitani nífẹ̀ẹ́ kó parun ju èmi lọ lónìí Ibn Abbas ń sọ ilé wọ́n ni faqila fa kayfa ló sì jẹ́bẹ̀ qala tahduthu al-bid'atu fi al ó ní bídá kan ó ṣẹlẹ̀ ní kíni ní east àwil maghrib àbí ní west wọ́n ní faya milu harwajulu ilayya èyàn wà sí kíni èyàn wà gbé wá bọ́ bọ́n bídá ó ṣẹlẹ̀ ní east ni àbí ní west ni so wọ́n wà sí kíni wọ́n wà rú wá bọ́n fa idhan ta'at ilayya tó bá sí kíni tó bá sí dọ́dọ̀ ibn abbas qama'tuha bis sunnah yóò sí kíni yóò fọ́ yankan yankan pẹ̀lú sunnah wọ́n ní waqala ash-Sha'bi wọ́n ní ash-Sha'bi ó sọ pé kí ló kọ ash-Sha'bi talómà tani ó sọ fún wa la ahsant la tani ó sọ fún wa wọ́n ní waqala ash-Sha'bi wọ́n ní sọ pé Amir ibn Shurahil Amir ibn Shurahil الكوفي الإمام الحافظ وني وقال الشعبي وني الشعبي سقي رحمه الله وني إياكم والمقايسة إياكم والمقايسة الصورة فún كما سكيني كما سقياس الصورة فún كما سكيني كما سقياس وني فوالذي نفسي بيده وني مفيني تسيبه من بلوري مفي برا لئن أخذتم بالقياس tẹ́ bá bẹ̀rẹ̀ sí lo kìyàs yàní rọ́yí al-mujarrad sheikh bedi sọ pé ìtumọ̀ kìyàs ń bí báyìí yàní rọ́yí al-mujarrad kí a kama lo láákà yìí nìkan ẹgbẹ́ tí a bá ti kéré lẹ́rí yóò pọ̀ ní kíni yóò pọ̀ ní kìyàs tí a bá ti kéré lẹ́rí yóò pọ̀ ní kìyàs wani ash-Sha'bi sọ pé wallazi nafsi لئن أخذتم بالقياس تبا بيرس القياس يعني الرأي المجرد لا لا تحلن الحرام لا تحلن الحرام أسكين أبرس سي حرام حلال ولا تحرمن الحلال أبرس سكين أبرس سي آه، حلال حرام فما بلغكم أن من حفظ من أصحاب محمد صلى الله عليه وسلم فخذوه وني انتو بواد باي من حفظ من أن من حفظ من أصحاب محمد صلى الله عليه وسلم فخذوه نيبي látọ̀dọ̀ ẹni tó hànkà látọ̀dọ̀ àwọn sàhábí annabi sallallahu alaihi wasallam ẹlú ẹmú aw qala khudhu bihi abúsọ pé kíni ẹsẹ kíni ẹ̀mú wọ́n ni wọ́n kọ́ọ̀lẹ̀ ṣáfi'í so ó ń darí wọn padà sí ẹgbà wá ó ń lé wọn kún bí kíni ó lé wọn kún bí kìyàs so kìyàs táwọn sálàfù ṣe kíni àtẹ́lù tán àtẹ́lù sámú so kìyàs wọ́n ń sọ kìyàsì kama ṣe kìyàsì ra'ayi kama ó padà di nǹkan tó pọ̀ ó padà di nǹkan tó pọ̀ wọ́n ní wa qala Shafi'i wọ́n ní Shafi'i sọ pé ajma'a al-muslimun ẹnu àwọn musulmi kó ala anna man istabana lahu sunnatu rasulillahi sallallahu alaihi wasallam nípa ni tí sunna òjíṣẹ́ Ọlọ́run ọba tó bá hàn sí falaysa lahu kò sí fún an yada'aha li qawli ahadin min al-bashari nípa kó fílẹ̀ fún ọ̀rọ̀ ẹnìkankan nínú àwọn èèyàn pé ẹni tí súnnà òjíṣẹ́ Ọlọ́run bá ti hàn sí kò gbọ́dọ̀ fílẹ̀ fọ́rọ̀ ẹni kankan ẹ dákun àwọn nǹkan tá ń ka yí ṣe pàtàkì ó so àwọn nǹkan tá ń ka yí pàtàkì gan àwọn ìpìlẹ̀ yìí yóò gbọ́dọ̀ gbàgbé rẹ̀ wọ́n ni wa imam man rakibaha naja ẹni tó bá gùn yóò sì kíni yóò láwọ́ wani wa qala ibn shawzab wani ibn shawzab sọ pé min ni'matillahi ala shabi wal a'jami min ni'matillahi ala shabi wal a'jami nínú orí ọlọ́wọ́ bá lórí ọ̀dọ́ wal a'jami àtẹni tí è sí lárúbáwá nínú orí Ọlọ́run Ọba lórí kíni lórí ọ̀dọ́ àtẹni tí èsì lárúbáwá kí ló tẹ́ fi kó àwọn méjì papọ̀ ní ọ̀rọ̀ torí pé àwọn méjì náà ní bùkátà sẹ́ni tí ó tọ́ wọn sọ́nà jù náà ní bùkátà sí kíni wọ́n sì ṣe kíni àwọn náà sì wà prone sí àti tètè sínà jù so nínú orí Ọlọ́run Ọba fáwọn ọ̀ràn méjèèjì nínú àwọn èèyàn ọ̀dọ́ àtẹni tí èsì kíni àtẹni tí èsì lárúbáwá àjẹ̀mí yìí ń gbà mí àwọn àfáà sí ma ń lo fẹ́ni tí è solùmọ̀ ẹni tí ó dákẹ̀mà oye so tafsiri rẹ̀ wábẹ̀ wọ́n ni idha nasaka táà méjì bá bẹ̀rẹ̀ sí ṣe kíni tán bá bẹ̀rẹ̀ sí ṣe ìjọsìn an yuwaffaqo kí wọ́n fi wọ́n ṣe kòńgẹ́ li sahibi sunnatin kí wọ́n fi in tí ẹni tó bá gbà láàfá in tí máa ṣe náà ni ó máa ṣe àwọn gbogbo ẹni tó bá ti sẹ́tì ẹ̀rí èyí tó máa ń jọyàn lójújù ní ẹni tó bá ti jẹ́ mọ́mù wọn tí ẹ bá jẹ́ mọ́mù àwọn army tó bá jẹ́ súnnà súnnà tó bá ń sọ náà ó máa ṣe tó bá sì tún dọ̀lá tó ń bá tún dé tó bá tún ṣe kíni wọ́n tún tẹ̀lé lọ náà ni ọ̀yẹ́ so tó ń súnnà bá wà ń bẹ́ tí máa ń pa wọ́n láṣẹ súnnà so wọ́n ma rẹwà rẹ̀ wọ́n ma tẹ̀lé wọn bá tán bá lè tẹ̀lé orí sàwọn àmìnù so in tí àwọn ẹni annú fi ma fẹ́ dàrú nìyẹn pé gbogbo pé wọ́n ní kápa ń bí dáàtì ẹ̀rí bàbá ẹ̀yin ń báwí o wọ́n ní kápa yìí tí àbí aláìgbọ́n nǹkan yé náà tí ó ma ní ẹ wọ́n ní opó ń bí dáàtì wọ́n ní opó bí ẹ̀ tí so ah, ọ̀rọ̀ wọn dàbí ọ̀rọ̀ وما أنا إلا من غزئية غوت غويت وإن ترشد غزية أرشد so wọ́n ni wà máa ana illa min ghaziyatin in ghawat o ní èmi ìran tí mo ti wá ìran ghaziya ni in ghawat tí ghaziya bá sọnù ghawaitu èmi náà ti sọnù wọ́n ni in tarshud ghaziyatun arshudu sí Rọ̀zíyà bá ṣe kíni táwọn bàní Rọ̀zíyà bá ṣe kíni tán bá mẹ́nà èmi náà mẹ́nà àmọ́ tán bá sínà láyà nẹ́bì sallallahu alaihi wasallam lákọrin yíó ó sì kú lórí kúfùrù rẹ̀ náà torí pàwọn ọ̀ràn rẹ̀ ò gba ìsìláàmù ń gbà yẹn so torí pàwọn ọ̀ràn rẹ̀ wọ́n ò gba ìsìláàmù so nígbà yẹn so wọ́n ò gba ìsìláàmù so ah, ẹlòmíì sẹ́rí in tí àwọn èèyàn ń ṣe náà ni so yí tó fi ṣe pé kíyàn lọ́rẹ̀ tó dáa kíyàn wà láàrin àwọn ọmọ ìyá kíyàn ma wà láàrin àwọn ọmọ ìyá ọmọ èèyàn pẹ̀lú ara rẹ̀ ó dọ̀ífù gan ó lẹ gan wallahi ọmọ èèyàn pẹ̀lú ara rẹ̀ ó lẹ gan ó lẹ gan ní aspect takwa ó lẹ gan láspect ẹ̀ṣẹ̀ ó lẹ gan láspect ìdóṣinṣin lórí manhaj so yẹn ní bùkátà láti ma wà láàrin àwọn ọmọ ìyá yẹn èyí ó ma jogún àwọn wà dáadáa èyí ó ma ṣe kí ni èyí ó ma police ara rẹ̀ pé àwọn ah, gbọ́dọ̀ wọn gbọ́dọ̀ sí àwọn kankan títí tí wà yóò fi wá mọ́ra so wọ́n ni an yuwaffaqa li sahibi sunnatin gbé kí wọ́n fi yẹ́ se kò ń gẹ́ ní tí ń se súnnà yahmiluhuma alayha tí ó jẹ́ kíni tí ó gbé àwọn náà lórí súnnà wọ́n ni wa qala al-Fadl ibn Muhalhal wọ́n ni al kana sahibul bid'ah tó bá ṣe pé tó ń ṣe bid'ah yuhaddithuka awwala amrihi bi bid'ati ní pé ìgbà alákọ̀ọ́kọ́ tó bá pàdé rẹ̀ náà ni ó kọ́kọ́ ṣe kíni ni ó kọ́kọ́ sọ bídà fún kìí sígbà tó bá kọ́kọ́ pàdé Rāfidah ṣíà ni ó bọ̀ sọ̀rọ̀ ṣíà ọ̀yí so yí tí ó kọ́kọ́ bọ́ sọ ní pé kíni kíni ṣíà kọ́kọ́ bọ́ sọ lọ́jọ́ tó bá bá pàdé hmm? kí lẹ́kùsàfà ọmọ ìyá ni wá so ó lè kọ́kọ́ bẹ́ẹ̀ bọ́ sọ̀rọ̀ níbi ìjìtìmáà ó lè kọ́kọ́ bẹ̀rẹ̀ níbi ìjìtìmáà pé kí gbogbo wá ṣọ̀kan kó wá ṣọ̀kan sùmí ni wá so yóò kọ́kọ́ wọlé sí ọlá tó bá dọjọ́ kejì yóò bọ́ sọ̀rọ̀ kíni hubbu ahlil bayt pé ìnífẹ́ àwọn ará alẹ́ annabi tí yóò bọ́ sọ́gán sọ̀lọ́nà tí ó lágbára tí ó ṣe níwàásí kọ́lá ó lè máa sunkún oye so ìwọ náà ti yóò ti ìgbà tí ó bá fi dóṣù oṣù ẹlẹ́ẹ̀kejì tẹ́ pàdé yóò bọ̀ sọ̀rọ̀ pé káwọn wòye sí kíni káwọn wo ta history ká bẹ̀rẹ̀ sí ń ka history ká bẹ̀rẹ̀ sí ń ka síra so ọjọ́ ẹlẹ́ ìgbà tí ó bá fi dóṣù ẹlẹ́ẹ̀kẹta àwọn ìpìlẹ̀ ó ti kíni ó ti síìpù sí ọlá ó ti kíni ó ti wọlé sí ọlá yóò bẹ̀rẹ̀ sí bọ́ sọ̀rọ̀ àwọn fìtínà tó ṣẹlẹ̀ láàrin àwọn sàhábà nabi so ìgbà tí ó bá fi tó ṣe ẹlẹ́ẹ̀kaànú ìwọ̀gán tí ń wé láwà ní black so ìwọ̀gán tí ń wé láwà ní black so díẹ̀díẹ̀ ni díẹ̀díẹ̀ ni ẹ̀mí yóò gbọ́dọ̀ balẹ̀ lórí àwọn ombidáà wọ́n ni waqala alfallu ibn muhalhal wọ́n ni alfallu ibn muhalhal sọ pé law kana sahibu bid'atin tó bá yẹ gún yuhaddithuka awwala amrihi bi bid'ati tó bá yí pípà tó bá pàdé gbára ni ó sọ̀rọ̀ bídá rẹ̀ fún hadartahu ó jìnà sí wa nafarta minhu ó sì sá fún walakinnahu yuhaddithuka fi buduwi majlisihi bi sunna ṣùgbọ́n láwọn ìbẹ̀rẹ̀ ìjókòó rẹ̀ yóò kọ́kọ́ ma bọ́ sọ̀rọ̀ sunna so yóò kọ́kọ́ ma bọ́ sọ̀rọ̀ sunna kí ni gbogbo ń bídá ma fi ṣe kí ni kí ni ma fi kọ́kọ́ bẹ̀rẹ̀ tíra wọn wujubu tiba'i al-qur'ani wa sunna ọ̀rá yẹn ìtẹ̀lé qur'ani àti sunna ìta ma fi ń bẹ̀rẹ̀ náà wani thumma yudkhilu alayka min bid'atihi lẹ́yìnà yíò a ma ti bídá rẹ̀ bọ́lá wani fala'allaha talzamu qalbak ó wà lè dúnimọ̀ ọkàn rẹ̀ famata tufariqu qalbak ìbàlúwà fẹ́ fọkàn rẹ̀ lẹ́ wani qala musa'ab májòkó tẹni tó ṣe kí ni ẹni tí fìtínà tó ti dé bá májòkó tẹni tí kí ni ẹni tí fìtínà ti dé bá فإنه لم يخطئ فإنه لم يخطئك منه إحدى اثنتين torí pé kò ní bọ́ fún ọ ìkannu àwọn méjì tó bá ń jókòó tì ìkannu méjì kò sàì ní ṣẹlẹ̀ sí ọ tó bá ń jókòó tì maftun almaftun fi dinihi almaftun fi aqlihi almaftunu fi fi taqwahu so ẹni tó yẹ pé maftunu níbi ẹ̀sìn rẹ̀ àdánwò ti dé bá nú ẹ̀sìn tí ó mọ̀ wọ́n ni imma an yuftinaka kóhun náà sekí ni kóhun náà kó fìtínà bọ́ fatutabi'ahu kí ọ náà wá máa tẹ̀lé wọ́n ni aw yu'dhiyaka àbíkó sekí ni àbíkó kó palára bọ́ kó júbídá kan sí ọlá kó dù ìrújú kan sí ọlá qabla an tufariqahu síwájú kó tó filẹ̀ ìrújú yẹn ó lè wá má kó 20 years Sheikh Ubaydi sọ pé wan naqlu bi hadha wọ́n ní àwọn ẹgbà wá ń pa kíyàn pàún bí dáàtì kama qaddamna gẹ́bà ti ṣe sọ síwájú mutawatirun anhum ó ṣe kíni kọ́lọ̀n kó yọnú sí wọn kọ́lọ̀n kí kẹlọ́n kó sì ma bá gbogbo wọn lápapọ̀ in ti Sheikh Khalid so Dhafiri in ta fi kó tíra jọ nìyẹn pé ijma'ul ulama ala al wa tahdhiri min ahli ahwa so Sheikh Khalid wọ́n kó tíra yíjọ wọ́n kọ àwọn ẹgbàwọ́ àwọn ulama so Sheikh ah, Sheikh Salih Fawzan wọ́n náà tán kọ taqdimu fún tíra ijma'ul ulama àpapọ̀ àpapọ̀ ẹnu àwọn olùmọ̀ ala al-hajri wa tahdhiri min ahli al-ahwa níbi ìmá ṣe kíni ìmá pàtì àti ìmá kìlọ̀kún bí àwọn fẹ̀ẹ̀nù àwọn bídá so tíra yìí kí sọ kékeré kan wà lẹ́yìn rẹ̀ so ìgbà kan wà ta ma ń tẹ̀ ta ma ń kà so ó wá ní ẹni anù kan ó wá ṣẹlẹ̀ tájọ́ máa ń kà ń gbà yẹn náà lọ máa ń tẹ̀ lọ́dọ̀ rẹ̀ so láyé kan so ó sàbẹ̀rẹ̀ sí ń kanra pé ah wọ́n sì ń tẹrù tíra yìí wọ́n sàwọ́ padà ránṣẹ́ sí pé ká pè wá wọ́n ní ah pé kọ̀kọ́kọ́ bá mi sọ̀rọ̀ tíra ó ní ẹ e, pé hajjul mubtadi e, sheikh kìníkà jabata sheikh eh, muhaddis so wọ́n ṣe kí ni wọ́n ti sọ̀rọ̀ ń pa rẹ̀ pé pé àwọn àfá ọ̀rọ̀ wọn póríṣìíríṣìí bẹ̀ ah, mo ní ọ̀rọ̀ wọn póríṣìíríṣìí bò so ní pé ọ̀rọ̀ wọn póríṣìíríṣìí bẹ̀ so ọ̀rọ̀ kan ni wọ́n sọ pé kíyàn pa ń bí dáàtì náà ni wọ́n náà wọ́n sọ fún gbogbo mùsùlùmí ẹn ara àlè sọ bẹ́ àlè sọ pé ìjìmá wà ń bẹ̀ bó sọ pé àlè sọ pé ìjìmá wà ń mo ti mọ̀ pé tíra yẹn ní rìfàsì so mo ti mọ̀ pé tíra yẹn ní rìfàsì so èmi náà padà wọ́rọ̀ lọ síbi tíra yẹn so wa mú ha ọ̀nà wa mú ha ní ẹ pé ha pé àwọn bọ́dá sí ń tẹ́tíra yìí ó le padà máa dá wàhálà lẹ̀ so nǹkan wo te te ah, ah, ìwọ táwọn èèyàn wá ń tẹ́tẹ́ pọ́jẹ́tì kúfúrú lọ́dọ̀ rẹ̀ lójoojúmọ́ àwọn pọ́jẹ́tì kúfúrú àwọn nǹkan oríṣiríṣi tọ́ ní pé wọ́n tọ́mọ̀ gbówó lọ́wọ́ wọn àwọn èèyàn wá ń tẹ́tíra ẹ̀ẹ́ eh? so Allahul musta'an so bá ṣe rí nìyẹn wọ́n ma ṣe bí gbà pé àwọn ọwọ́ accepting gbogbo opinion ah, kí tẹ́ ń tàwọn èèyàn báyìí ẹ mọ̀ sí bí gbà pé ẹwà accepting gbogbo opinion wallahi wọ́n kórìíra àwọn súnnà rí wípé ẹlòmí orí ẹlòmí orí súnnà yóò ní àdàràdà tẹ́ ń báká àdàràdà tẹ́ ń báká àdàràdà kọ́lẹ̀ ń báká ni so súnnà ní pè ní àdàràdà tẹ́ ń báká so thabati ìdósísìn ìmọ̀gbà àwọn àfáà rẹ̀ láàfáà òun ní pè ní àdàràdà tẹ́ ń báká ẹ̀mọ́ gba àwọn àfá rẹ̀ láàfá kódà ṣe rí láwùjọ wà yìí ẹ̀rù ma ń báyàn pé tíyàn bá dàgbà báyìí kí ló fẹ́ síyàn báyìí torí ó dà pé ìjàgbàlagbà yẹn wọ́n ti so mẹ́tẹ̀míyà wọ́n ti so àwọn àfá súnà àgbàlagbà wọ́n mọ̀ bí wọ́n so kò ní sọ kankan abẹ́yìn tó yẹ pé kíni abẹ́yìn tó yẹ pé jagba jagba ni ó ma sọ abẹ́yìn tó yẹ pé yóò ti ẹ̀mọ wọ́ ẹ̀sìn ọlọ́run bá ń lẹ̀ lọ ni yóò mọ̀ yí ọlọ́ni wọ́n ti wá so ìjágbàlagbà nílẹ̀ yorùbá wọ́n ti so mọ́ kíni wọ́n ti so mọ́ tẹ̀mí pé yóò mọ̀ melt sunna ni ìjágbàlagbà ò so mọ́ láàká ìmọ̀ ọgbọ́n mọ́ ẹ̀dàkùn ẹwọ́ sẹ́kù bẹ́ẹ̀dì sẹ́wọ̀n ìsàgbàlagbà ni ẹwà wo nǹkan táwọn sọ àwùjọ yìí nǹkan méjì lè yóò mọ̀ bẹ̀rù fúnra rẹ̀ nínú àwọn nǹkan tí tó mọ́ ń ṣẹlẹ̀ síyàn kéyàn sí kíni kéyàn kọ padà di pé ọ́pọ̀pùlà àbí kọ wá padà dàgbàlagbà ohun tẹ̀mí èyàn nǹkan méjì èyàn gbọ́dọ̀ mọ́ bẹ̀rù ẹ̀ fúnra rẹ̀ torí èmi ò rẹ́ nìkan tó ṣe kíni tó padà di ẹni tó pọ́pùlà láwùjọ wa ìtàdàn wò débà ẹ wàláhì tí wọ́n bá fẹ́ popular as much as possible ọ̀gbọ̀dọ̀ gbogbo tí ó di gbogbo tí ó tí ó tí ó di ó follow and like ẹ àwọn àwọn student wà di pé wọ́n mọ̀ sí kí ni wọ́n mọ̀ ṣe ẹ wọ́n mọ̀ ṣe ẹ wọ́n di ni wọ́n ní loyalty fún wọ́n di pé ni wọ́n the fact pé èèyàn sọ kò túnmọ̀ pé èèyàn èyàn títí ogun tí yíò mọ̀ jà tẹ́yìn òkú ni ogun tí yíò mọ̀ jà tẹ́yìn òkú ni wọ́n ni wọ́n bí sheikh hassan ibn abdul wahhab al-banna so wọ́n bí wọ́n pé ah, sheikh bóòtí ẹ̀lọ́rọ̀ ìkìláàsì lọ́rọ̀ dáwà actualize ìkìláàsì lọ́rọ̀ dáwà yìí so sheikh ni tó bá actualize wá sọ fẹ́ mi náà so tó bá ti mọ̀ bẹ́yìn achieve ìkìláàsì mi dáwà wá wá sọ fèmìnà so ó lágbára gan àwùjọ yìí ah, subhanallah gbogbo bá tẹ bá ń rí báyìí pé the more ọ̀bẹ́ ni ẹ bá ṣe ń popular sí the more ni ó sì máa ṣìnà sí the more ọ̀bẹ́ ni ẹ bá ṣe ń popular sí the more ni ó sì máa ṣìnà sí àbí the more tí bá ṣe ń dàgbà sí the more ni kí ni tẹ̀mí ó sì máa wọ ìgbésí ayé rẹ̀ sí so alhayi la la tu'manu alayhi alfitna Eh, tí a bá yíwà láyé kò ẹ̀mí yóò gbọ́dọ̀ balẹ̀ pé fìtínà kò lè báyìí ah, ìgbà ọ̀dọ́ lè yàn wáyé ah, sọ ti bímọ ni sọ níyàwó ni sọ ti build family ni sáwọn àdánwò kankan só báyàn ni so ẹ̀mí yóò balẹ̀ ara àti ara so Sheikh Ubaid táwọn jẹ́ àgbàlagbà ń láàkáì onísúnnà so wọ́n ni eh, wọ́n nákùlù bí háàdà ẹgbàwá pẹ̀lú eléyò nípa pé kí ẹ máa pàwọn kama qaddamna asàlàyé àwọn orí jẹ́ ń bí dáa ẹ má parọ́ fáwọn èèyàn má ẹ má parọ́ fáwọn èèyàn má pé bàbá tí ń ka kùránì mọ́sálásí tí ń fa tẹ̀sùbá so eh, kílọ̀kọ́ rẹ̀ bàbá tí ó bàbá mi tí ó fi bẹ́ẹ̀ dákàmà nínú ẹ̀sìn sáwọn tán sọ pé hajjurul mubtadi'in dáwà làwọn eléyìn èyí mọ̀ so ní táwọn olùmọ́ sọ ni ẹ̀ àwọn eléyìn èyí mọ̀ sí èyí mọ̀ pé wọ́n sẹ́sẹ̀ ọlọ́wọ́ bá lọ ni àwọn eléyìn èyí wọ́n fẹ́ dáa rú pé hajjúrù mú tẹ́dì yẹn wọ́n ní pé kí ni ẹn pé wọ́n ní kí yẹn pa gbogbo yẹn tí kódà tó bá ní níbọ̀ mùsùlùmí ò gbọ́dọ̀ sálámà sí àà ah, ah. ah, tí ẹ bá sàfò so tó ni mùsùlùmí tí ó dákàmà kódà dáwà tí yíò sí lára eléyìn dáwà tí yíò sí lára eléyìn ó so kìí sí ń tà ń sọ nìyẹn so kìí sin dáǹsọ ni ẹ̀ but wọ́n fẹ́ wọ́n fẹ́ dàrú ni wọ́n fẹ́ dàrú ni pé ta bá ń sọ pé hajjúlù mú tẹ́lẹ̀ wọ́n fẹ́ dàrú wọ́n fẹ́ dàrú so ẹwà àfá kọmọrú so in gbógun ti hajjúlù mú tẹ́lẹ̀ saman sàfáyẹ ń gbógun ti ní kọ́ ma ṣe ẹ̀wọ̀n pé àfá dáwà àwámù náà ni àfá yẹn ló pọ̀ mẹ́ so dáwà àwámù so ó sì dáwà àwámù kìí pé yàn sọ pé kò dá kìí sí pé yàn sọ pé kò dá so but ẹni yìí yóò bí ẹni yìí ṣe ń gbógun ti hajj mọ̀tẹ́dì lẹ́nu jọ mẹ́ta yóò ní agbára gẹ̀ wọ́n ni mọ̀tẹ́dì ní gbogbo èèyàn so wọ́n ni mọ̀tẹ́dì ní gbogbo èèyàn tó bá yẹ pé bẹ́ẹ̀ ni then gbogbo wà sí téèyàn ń ṣe mọ́sálásí àwọn ìjòkó téèyàn ó mọ tí táwọn èèyàn ń ṣe fáwọn àwọ̀ àmọ̀ so nílùú yìí láwọn bòmí náà ni so ó túnmọ̀ pé kíni ó túnmọ̀ pé kò yẹ kí ẹ máa ṣe nìyẹn but irọ́ náà ń pa irọ́ náà ń pa àwọn tó ń ṣe dáwà yìí gangan lèyàn sọ pé kíni lèyàn sọ pé ẹ̀yin gangan ló yẹ kíyàn jìnà kó kíyàn dẹ̀yìn kíyàn kó lẹ́yìn àwọn ohun bídá ẹ kó lẹ́yìn àwọn ohun bídá ẹ ìmájì tí gbogbo so afá kọmọrù yẹ owó sí ń gbógun ti hajjúrù mubtadi ẹ owó sí ń gbógun ti hajjúrù mubtadi ẹ owó sí ń gbógun ti hajjúrù mubtadi láwọn àwọn àyè tó túnmọ́ ń sọ àwọn àyè títí ń ṣe dáwà fáwọn àwọn àmúnà ni ó tó túnmọ́ sọ àwọn kan àwọn maka ti dẹ́nsì so wọ́n ni ẹmọ́jẹ̀ ń fẹ́ra mi sàpẹrẹ wọ́n ni ẹmọ́ gbọ́ ẹmọ́ ṣe lágbájá kí ló ṣe pé ó ń jòkó ah, tí ó ń bídá ẹ ṣé ò tó ni sí ò tó ní pé ń dùkú tó ń bí dáwọn jọ ń ṣe dáwà sí ò èyàn ma burú tí wà ń bẹ̀ tọ̀ tí ọba burú dá kí ẹ lọ máa jókòó ti ṣẹ̀káwó tí ìmá jókòó ti ń bí dáwọn tí ọba láburú tọ̀ kí ni ìdájọ́ ìmá alhamdulillah wọn ti ẹ̀já màkàkà máa sí sọ tí ìmá jókòó ti ń bí dáwọn jókòó ti ṣẹ̀káwó ṣé ẹka ṣírkù mọ́ lọ́wọ́ ni ẹka bídá náà ni bídá kùrújì àti mújẹmújẹ so ìyẹn náà ni tọ́ tí ó bá ti burú kí ẹmọ jókòó tó ń bídá tọ́ èyàn tí yóò bí àfá àkọmọ́rù ní pé kíni àfá àkọmọ́rù ẹ dákun kí ni ìdájọ́ ìmọ̀ jókòó ti ṣe káó ẹwùn kẹ́ ẹmọ́ tí wọ́n wo àwọn míì tí wọ́n burú ju ṣe káó lọ tó yí pé kíni tó yí pé àwọn wọ́n sọ̀yàn délẹ́bọ̀ ni ìsìnáàdì wọ́n padà sọ́dọ̀ ẹbọ ni ó padà sọ́dọ̀ ẹbọ ni ẹjẹ́ ká tó ìsìnáàdì kẹ́kẹ́ rí so an an abdulghamini juma'a an ha kíni an afá kọmọrù an ẹlẹ́ha عن <laughs> so so eh al gini al al olon dare àbí al niyas eh nka. so isnadi isnadi ẹ wá wọn isnadi eh won eh, kan so àwọn joko wọn ẹ wá rí of course kò túmọ̀ pé tí ẹni tí ẹ bá sọ súnà tó bá wájò kó yìí ó lè àbíyàn ò ní ṣe dáwà fún but ìdí tá ń fi ń wá ni pé àwọn tá a gbà tí wọ́n ní àwọn tá a gbà tí wọ́n ní kìí ṣe pé a gbà tí wọ́n torí pé wọ́n sòdodo a gbà tí wọ́n torí pé kí ni wọ́n wà moderate nínú ọ̀rọ̀ tó burú jù tán fi lè ròyìn láyé ni pé kí wà moderate wọ́n ní ó wà moderate pé mo so kò jabo bó ti bala yẹn so kíyàn kiyan sọ́ra gan Sheikh Ubaydi ni wa naqlu bí hádà ẹgbà wá ń pa ilé nípa ìjìnà sáhùn bídá kama qaddamna gẹ́bà ti sọ si waju mutawatirun anhum ó wá tó pọ̀ lato da àwọn salaf ni ó radiyallahu anhum kolon bá kó yọnu sin wa rahimahum ajma'in wani ya'lamu dhalika yóò mele yóò man khabara tarikha ahli sunnah ẹni tó bá ṣe kíni ẹni tó bá ní experience ń pa tarikh àwọn súnnà wọ́n ni wa kayfa yata'amalun àti pé bó ni wọ́n ṣe máa ń ṣe wa kayfa yata'amaluna ma'a ahli al-bid'i wal ahwa àti pé bó ni wọ́n ṣe máa ń ṣe pẹ̀lú àwọn bídá àtàwọn onífẹ̀ẹ́nú wọ́n ni wa uqarriru Shaykh Ubayd ni mi wá fi ń lọ́lẹ̀ mo sì fi ń rìnlẹ̀ pé anna ahla as ní pé àwọn ohun súnnà o ahlu adilin àwọn onídédé ni wọ́n wa qistasin mustaqim àtòsùnwọ̀n tó dó dọ́gbandọ́gba àwọn ẹni tó sì pé òsùnwọ̀n wọ́n dó dọ́gbandọ́gba ni wọ́n fahum yanzuruna ila al-mukhalafati wọ́n ma ń wòye sí kíni wọ́n ma ń wòye sí ìyapa ayẹn wal mukhalif wọ́n sì ma ń wòye sí ẹni tó ṣe kíni ẹni tó yapa oye wọ́n sì wòye sí ẹni tó yapa ẹ wò Sheikh Ubayd ẹ so ẹ ma gbọ́ Sheikh Baydi ni falmukhalafatu wọ́n ní ẹ̀rí ìyapa yẹn gangan wọ́n ní yarudunaha wọ́n sì kíni wọ́n gbádànù wala yaqbalunaha bi hal wọ́n sì ní gbà wọlé láyéláyé ìyapa wọ́n ní wa yubayyinuna linnasi al-haqqa wọ́n sì sàlàyé òdodo fáwọn ní wa kayfa kanat hadhihi wọ́n ní gbogbo yìí bá nǹkan tó lálàáfíà nǹkan tó gbádùn wọ́n sì kíni wọ́n tako wọ́n sì yàrá sàlàyé rẹ̀ fáwọn náà wọ́n ni wa yanzuruna ila al-mukhalif wọ́n tún wá wòye sẹ́ni tó sì kíni ẹni tó yapa fa in kana al-mukhalif minhum tó bá yí pẹ́ni tó yapa yẹn látara wọn ni látara wọn sunna ni wọ́n ni zallat bihi al-qadam wa hada fi al-qawli ó sì kíni ẹsẹ̀ yẹ ẹsẹ̀ rẹ̀ ó yẹ gẹ̀rẹ̀ ó sì kíni ọ̀rọ̀ rẹ̀ ó yí mọ́ lọ́wọ́ ni فإنهم يردون مخالفتهم وني وسي رد فون يقارئ ولا يقبلونها بحال موسى نقبع ولا إليه ثم هذا المخالف لينا انتوى يقاي الذي هو منهم توى لراوى يحفظون كرامته موسى كني وصوى أقماليره تربو ساسي سين تربو هنا ساقوي كني وساسي سين وني ويسونون عرضه موسى بكني وبو أسيريره wọ́n bò ní kíni wọ́n bò ní ìjọmọ́ láàbí rẹ̀ wọ́n bò wọ́n ni wa yadhubuna anhu kódà wọ́n tún defend rẹ̀ wa yaquluna na'am wọ́n sọ pé bẹ́ẹ̀ ni nuqirru bi annahu akhta'a fi bí báyìí wala naqbalu ṣùgbọ́n a nífẹ̀ẹ́ òdodo jòun lọ مثل ما قال ابن القيم رحمه الله إرون كتي المام ابن القيم رحمه الله تعالى في أبي إسماعيل الهروي أبي إسماعيل الهروي سنصنف أبي, أبي إسماعيل الهروي رحمه الله وأن قال شيخ الإسلام ونصف شيخ الإسلام حبيب إلينا بها أن تعنفني والحق أحب إلينا منه ودودوا سنفر جلو أداكم بوسي يكاريني ẹ̀dàkùtọ̀rọ̀ ọlọ́wọ̀n bá bó ṣe kárí nì pẹ̀lú ara wa pẹ̀lú àwọn tá a rò pé wọ́n jẹ́ ustadi fún wa so àwọn tán kọ́ wa bó ṣe kárí nì yẹn bó ṣe kárí nì pé yíò gbá in tó jẹ́ ànú wọlé so èyàn gbọ́dọ̀ gbá in tó jẹ́ àṣìṣe wọlé so èyàn gbọ́dọ̀ síkíni èyàn gbọ́dọ̀ so pẹ̀lú ni Ọlọ́run bá subhanahu wa ta'ala ló fi tún lára àyàn ní lára wọn kálùkù náà oí kìí sẹ̀ rí pé àfáà wá ní akànwà dákẹ́ ara kíyàn pèyàn sákèèsì pé kíyàn pèyàn sákèèsì Allahul musta'an Allahul musta'an Allahul musta'an kò bọ́dọ̀ dé lẹ́bù pé àánú ọ̀stázi ọ̀sẹ́súnmọ́ àbí àwọn ọ̀stázi ọ̀sẹ́súnmọ́ ara ustaz ò ṣe súnmọ́ ni àbẹ́wọn ustaz ṣe súnmọ́ ni àbẹ́ ní eléyìí gangan ò ṣe súnmọ́ kò yẹ kó rí bẹ́ẹ̀ kódà èyàn gan òràn lọ́wọ́ èyàn gan òràn lọ́wọ́ rẹ̀ gẹ́ǹsì ara rẹ̀ èyàn gan òràn lọ́wọ́ gẹ́ǹsì ara rẹ̀ so tóun bá tóun bá ń ṣe é ṣe pé èyàn gbọ́dọ̀ súnmọ́ òun ọ̀yí so sí ẹ bọ́lọ̀ gbá ilé ìwọlé láyéláyé bí bó ṣe kíyàn rí sí àyìn ibi báyìí wà láwé ẹ kíyàn lọ hangi ẹ̀ sọ́kànyà ẹ kíyàn lọ hangi ẹ̀ sí ọ̀kànyà ní nǹkan tí sẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀dì sọ mẹ́bà torí pé bíyàn ó sì máa bá àwọn èèyàn ṣe lórí àṣìṣe lélẹ̀ àwa sì mọ̀ pé abala tí ṣètọ́nù sì máa ń wọlé lọ́pọ̀lọpọ̀ gbà lélẹ̀ láàrin àwọn èèyàn láti fi pín wọn ká ẹ rò pé ṣètọ́nù ní ní kò ní jẹ́ kéèyàn nípìlẹ̀ tí ó gbára lélẹ̀ so ọ̀yẹ́ kíyà ní sí kí ni kíyà lè pèyàn sákèsì ó jẹ́ àfáà ni ó jọmọ kí o ni ó jọ rẹ̀ ni pé ha eléyìí ìtẹ́dákọ̀ yìí ìtẹ́dákọ̀ ní ìjòkó yìí àbí ìtẹ́sí àbí bẹ́ẹ̀ ṣe ṣe sí ọmọ ìyá ìgbà tán béèrè béèrè ọ̀yẹ́ kíyà lè pèyàn sákèsì so ìwọ gẹ́gẹ́ fúnra rẹ̀ gẹ́ gbogbo tí ọba àmà sí tọ́ bá ti ń tilẹ̀kùn àkíyèsí lórí ọmọ ìyá àyàn ọ̀rẹ́ ọ̀ràn lọ́wọ́ so eléyìí ṣe pàtàkì gan eléyìí ṣe pàtàkì gan so ó ṣe pàtàkì gan kíyàn jẹ́ nasihun kájẹ́nu sọ̀há fúnra wa abala yìí abala tó yẹ ká farabalẹ̀ wò dáadáa ni abala tó yẹ ká farabalẹ̀ ká ni so abala tó yẹ ká farabalẹ̀ ká dáadáa ni so tí ó yẹ ká wòye sí dáadáa insha Allah ta'ala a tún bẹ̀rẹ̀ láti ibi tí Sheikh Obedi fẹ́ sàlàyé àwọn bí yíò ṣe ma bá àṣìṣe àwọn èèyàn lò àti ìyẹ̀gẹ̀rẹ̀ wọn bí yíò ṣe ma bá lò a bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ inṣáàlá ní next week kọlọ̀ọ̀bá subhanahu wa ta'ala kó jogún ìmọ̀ tó yẹ kúrò fún wa iṣẹ́ tó ṣàǹfààní kọlọ̀ọ̀bá kó wa kó má ṣe wá ní tí subhanahu wa ta'ala kó jẹ́ kí kọ̀rọ̀ wa kó jẹ́ kó dájú gbangba wa lọ àwọn àṣìṣe wa àwọn ẹ̀ṣẹ̀ wa tó pọ̀ gan kọ́nà ọba kó tún ṣe kó forí rẹ̀ jì so hada wallahu alam